Thank you, Jesus. Ẹ ṣeun Jésù. In Jesus' mighty name we pray. Ní orúkọ ńlá Jésù ni a gbàdúrà. There is somebody under the sound of my voice this morning. Ẹnìkan bẹ tó ń gbọ́ ohùn mi ní òwúrọ̀ yìí. This day. Lónìí yìí. Shall become extraordinary day in your life. Yóò di ọjọ́ àrà ọ̀tọ̀ nínú ayé rẹ. There is a day that becomes an extraordinary day. Ọjọ́ kan bẹ tí ó máa ń di ọjọ́ àrà ọ̀tọ̀. Joseph woke up as a prisoner. Joseph jí dìde ní ọjọ́ kan gẹ́gẹ́ bí ẹlẹ́wọ̀n. But that day became an extraordinary day in Joseph's life. Ṣùgbọ́n ọjọ́ náà di ọjọ́ àrà ọ̀tọ̀ nínú ayé Joseph. Before the sun of that day set. Kí òòrùn ọjọ́ náà tó wọ̀. From prison, he became a prime minister. Láti inú túbú ni ó di aláṣẹ. I don't know the condition you brought into this meeting. Èmi kò mọ irú ipò tó gbé wá sí lónìí. But the God of my father has spoken. Ṣùgbọ́n Ọlọ́run bàbá mi ti sọ̀rọ̀. The God of Daddy Dike Olukoya. Ọlọ́run bàbá wa Dike Olukoya. Said that somebody in today's edition of prayer rain. Ó wí ẹnìkan bẹ nínú ìpàdé òjò àdúrà tòní. This day. Lónìí. Become your day of extraordinary. Ó di ọjọ́ àrà ọ̀tọ̀ rẹ. In the mighty name of Jesus. Orúkọ ńlá Jésù. Lift up your two hands as you worship the Lord in this song. Ẹgbẹ́ ọwọ́ yín méjèèjì sókè bí ẹ ti ń jọ́sìn Ọlọ́run nínú orin. Yahweh, your name is Yahweh. You are the miracle walking God. Your name is Yahweh. situation. You are going to roar like thunder as you pray these fallen prayers. Thank you, Jesus. Step power. Can you shout it again? That has far that prayer will not solve my problems. There is somebody that needs to shout that prayer again. You are a liar. You are a liar. Jesus. Open your mouth and say, Power that has vowed that prayer will not solve a problem. You are a liar. Yes, say, say, say. Riboko Soto Holy Ghost. Move. Pray. Move. Pray. Move. Pray. Move. Move. Move. Move. Move. Pray. Pray. In the name of Jesus. Continue. Continue. That is why Jesus brought you here. Enough is enough. Aha. In Jesus' mighty name we pray. decree by the covenant that established this mountain. Mo pàṣẹ nípa májẹ̀mú tó fìdí ilé ìránṣẹ́ yìí kalẹ̀. Any covenant in your life. Májẹ̀mú yòówù nínú ayé rẹ. In your foundation. Nínú ìpìlẹ̀ rẹ. Resisting answers to prayers. Tó ń tiri àdúrà tí wọ́n yẹ rẹ. By this encounter, if your hammer can sound like thunder, I command you to pray. blood of Jesus. Break by the blood of Jesus. Break by the blood of Jesus. Break by the blood of Jesus. Break by the blood of Jesus. Break by the blood of Jesus. Break by the blood of Jesus. Thank you, Jesus. testimony of about thirty people is attached to this next prayer point. ẹ̀rí àwọn ènìyàn ọgbọ̀n tó máa dúrà yìí. say any problem in my life. ìṣòro yòówù nínú ayé mi. can you shout it again. ẹ pariwo rẹ̀ lẹ́ẹ̀kan sí i. that has refused to let me go. bí mo jẹ́ kí n rọ́. this mountain. Jábọ́ sórí òkè yìí. Upon Mount Zion shall be deliverance. Lórí òkè Sioni ni ìtúsílẹ̀ gbé wà. Any challenge that followed anyone here. Ìpèníjà yòówù tó tẹ̀lé ẹnikẹ́ni wá sí. Is not permitted to go back with you. A kò fàyè gbá láti tẹ̀lé ọ lọ. Can you shout out again? Any problem in my life? Ìṣòro yòówù nínú ayé mi. Can you shout it again? Ẹ pariwo rẹ̀ lẹ́ẹ̀kan sí i. Hear the word of the Lord. Drop on this mountain. Padà sórí òkè yìí. In the name of Jesus. Drop on this mountain. Jábọ́ Yes. Yes. Yes. Yes, yes, yes. Drop, drop, drop, drop. Let the power of God. Move. Go, man. Move. Free. Move. Free. Move. Free. Move. Free. In the name of Jesus. The power of the Lord. In the name of Jesus. Move. Mari. Move. Move. Move. Mari. Mari. Say, say, say, say. We bet. We bet. Thank you, Jesus. Thank you, Jesus. Thank you, Jesus. Thank you, Jesus. Ah. Jesus. Mighty name we pray. Ní orúkọ ńlá Jésù ni a gbàdúrà. Ṣé problems? Your voice can be louder than us. That has make my life its final bus stop. Tó ti sọ ayé mi don't worry. Any problem. Ìṣòro yòówù. That has made my life its final bus stop. Tó ti sọ ayé don't worry. Enough is enough. Jesus any problem that has made the life of God's people its final portion right there where you are. Catch fire. Catch fire. Catch fire. Holy Ghost. Free. Move. Free. Yes. Yes. Amen. Thank you, Jesus. In Jesus' mighty name we pray. Aha. Amen. Let the finger of the God of Elijah begin to move in the mist. When you move in the mist, the barren becomes fruitful. Move in the mist, When you move in the midst, the sick recovers. Move in the mist, The finger of the God of Elijah. Move. Move. Move money, move, move, move, move, Yes. yes. Receive the touch of the great physician. Receive the touch. Receive the touch. Receive the touch. In the name of Jesus. a boso kote heri bokotandaba. Yes. yes. Yes. Receive the touch now. Receive the touch now. Receive the touch now. Receive the touch now. Whatever they program to kill you. Ohunkóhun tí wọ́n ṣètò rẹ̀ láti pa ọ́. That is already inside your body. Tó ti wà ní àgọ́ ara rẹ. Right there where you are. Níbi tí o wà ní. The fire of God has changed it. Ah! Lé wọn jáde. Receive your freedom, receive your freedom, receive your freedom, receive your freedom, receive your freedom, receive your freedom, receive your freedom. Báyìí òmìnira rẹ̀. Ah, ah. Thank you, Jesus. Aha. Yes. Bẹ́ẹ̀ni. Any power. Agbára yòówù. Whose existence. Tí ìwà láàyè rẹ̀. Is promoting evil in your life. Tí ó ń gbé ibi ga nínú ayé rẹ̀. Before you leave this place. Kí o tó fi bíbà yìí sílẹ̀. Heaven declare the obituary. Ó kéde ètò ìsìnkú wọn. In the mighty name of Jesus. Orúkọ ńlá Jésù. Ben. Bẹ́ẹ̀ni. Ben. Mahada poso koto, Adaliya. Thank you, Father. Ẹ ṣeun bàbá. power that is sitting on your file. Agbára tó ń jókòó tẹ àwọn ìwé rẹ mọ́lẹ̀. Hear the word of the Lord. Gbọ́ ọ̀rọ̀ Olúwa. The God of this mountain has just unseated the power. Ọlọ́run yìí ti ṣí wọn nídìí. Yes. Bẹ́ẹ̀ni. They shall send for you. They shall send for you. They shall send for you. They shall send for you. Glory to the name of Jesus. Thank you Father. Ẹ ṣeun boko zoko tabala. I should pray this next prayer point. Ìyá ti gba àkókò àdúrà tí ó kàn yìí. You put it into action. Ẹ ò fi sójú ìṣe. Prophetically. Ní ṣe ìṣe wòlíì. Say garment of battle. Your voice can be louder than that. There's somebody that needs to be more aggressive. Forcefully put on me. By the enemies of my new song. I pull you off. I pull you off. I pull you off. I pull you off. Pull it off. Pull it off turn it off. Garments of battle. Catch fire. Be a protective portion to Yaba. Put it up, Pull it up. Pull it up, Pull it up. Pull it up. Holy Ghost. Oh, Move. In the name of Jesus. Move. Move. Move. Move. In the name of Jesus. Rekepotari boko soto laba. <laughs> every garment gbogbo ẹ̀wù. responsible for regular attacks. ó dúró gẹ́gẹ́ bí gbogbo. put it up put it up. ẹ bọ̀ dànù ẹ bọ̀ dànù. every garment. gbogbo ẹ̀wù. responsible for hatred and disappointment. ó dúró gẹ́gẹ́ bí ìjákulẹ̀ àti ìkúta. put it up. ẹ bọ̀ dànù. every garment. gbogbo ẹ̀wù. responsible for sickness. ó dúró fún àìsàn. put it up. ẹ bọ̀ dànù. every garment. gbogbo ẹ̀wù. responsible for shame. tó dúró fún ìtìjú. put it up put it up put it up. Christianity jóná. Pull it up, pull it up. Ẹ bọ̀ dànù. Olùbàjẹ́ kẹ́fọ́ sọ̀tò làbà. Thank you, Father. In Jesus mighty day we pray. Yes. Bẹ́ẹ̀ni. Let the fire of the God of Elijah. Begin to burn to ashes. Every strange comment. Yes, ẹ̀wù àjẹ́. Yes. Burn to ashes. Jòdì lójú. Jòdì Yes. Then the garment of shame. Ẹ̀wù eh, ìtìjú. The garment of repeated affliction. Ẹ̀wù eh, ìpọ́njú tó ń wá nígbà gbogbo. The garment of prolonged infirmity. Ẹ̀wù eh, ìgbà ìlera tó ń bá. Yes, catch fire, catch fire. Àjọ́nà. Thank you, Father. Ẹ ṣeun bàbá. Thank you, Father. Ẹ ṣeun bàbá. I decree by the word of God. Mo pàṣẹ nípa ọ̀rọ̀ Ọlọ́run. Mahada Katenke Shetele Yaba. The day. Ní ọjọ́. Lazarus came out of the grave of death. Lọ́jọ́ náà tí Lásàrù jáde láti ìsàkú. That day. Ọjọ́ náà. The grave of Lazarus became that of another. Ìsàkú Lásàrù ó wá di ohun mìíràn. The power waiting to hear the announcement of your obituary. Agbá jáde àti gbọ́ ètò ìsìnkú rẹ. Before you leave this place. Kí tó fi bíbà ìsílẹ̀. They shall die in your place. Yóò kú nípò rẹ. They shall die in your place. They shall die in your place. They shall die in your place. They shall die in your place. Yóò kú nípò rẹ. In the mighty name of Jesus. Lórúkọ ńlá Jésù. <laughs> Thank you, Father. Ẹ ṣeun bàbá. Thank you, Father. Ẹ ṣeun bàbá. Father, we thank you. Bàbá dúpẹ́. Thank you for that which you have done already. A dúpẹ́ fún ohun tí ti ṣe náà. Thank you for the move of your power. A dúpẹ́ fún rírìn agbára rẹ. Accept our thanks in the name of Jesus. Ẹ gbà ọpẹ́ ẹ wá ní orúkọ Jésù. In this place this morning. Ní ìyìn yìí ní òwúrọ̀ yìí. According to your word. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ. Dig deep into our lives in the name of Jesus. Ẹ wọlé jinlẹ̀ nínú ayé wa ní orúkọ Jésù. According to your word. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ. Let there be no one. Ká má ṣe rí ẹnikẹ́ni. Under the sound of my voice. Tí ó ń gbọ́ ohùn mi. That we go back the same way in the name of Jesus. Tí yóò padà lọ lọ́nà kan náà tó ṣe wá ní orúkọ Jésù. Lay your hands on us. Ẹ jẹ́ àwọ̀ yín wa. This morning open our understanding. Òwúrọ̀ yẹ ṣí wa ní òye. Speak to us by your power. Ẹ bá wa sọ̀rọ̀ nípa agbára And after this encounter. Lẹ́yìn ìbápàdé yìí. Let our lives. Ẹ jẹ́ kí ayé wa. Manifest new testimonies and results. Ó ṣe ìfarahàn àwọn ẹ̀rí tuntun. Thank you blessed father. Adúpẹ́ bàbá olùbùkún. In Jesus mighty name we pray. Ní orúkọ ńlá Jésù ni a A living amen. Àbí àlàyé. Let's have a seat in the presence of the Lord. Jẹ́ kí a jókòó níwájú Olúwa. I want to appreciate the grace of God upon my father in the Lord. Mo fi ìmoore hàn fún oore ọ̀fẹ́ Ọlọ́run lórí bàbá mi nínú Olúwa. For the privilege given unto us. Fún àǹfààní tí wọ́n fi fún wa. To fulfill the call of God upon our life. láti mú ìpè Ọlọ́run ṣẹ lórí ayé wa. Daddy, we express gratitude. More grace in the name of Jesus. Bàbá fi ìmóore hàn ọ̀pọ̀lọpọ̀ orí ọ̀fẹ́ sí lórúkọ And also our mom in the Lord. Àti ìyá wa ní Olúwa bákan náà. For our support. Fún àtìlẹ́yìn wọn. And for our blessings. Àti ìbùkún wọn. And I equally appreciate our daddies in this place. Bákan náà mo fi ìmóore hàn fún àwọn bàbá wa níyì. For the privilege given to me. Fún àǹfààní tí wọ́n fi fún mi. To minister to you here today. Láti ṣiṣẹ́ ìránṣẹ́ sí yín ní òwúrọ̀. I pray that the grace of God upon your lives. Mo gbàdúrà ìpòrò ọ̀fẹ́ Ọlọ́run lórí ayé yìí. Will not diminish in the name of Jesus. Yóò dínkù ní orúkọ Jésù. We have few minutes to discuss a topic from the Word of God. Láti bára wa sọ̀rọ̀ lórí àkòrí kan nínú ọ̀rọ̀ Ọlọ́run. Few minutes. Ìṣẹ́jú díẹ̀. So I want your spirit, soul and body to be here. Mo fẹ́ kí ọkàn àti ẹ̀mí àti ara yín kó wà ní. And after the beauty, this few minutes exhortation we now that will lead us into our concluding prayers. Lẹ́yìn ọ̀rọ̀ ìgbésókè díẹ̀ yìí ni ó wá mú wa yọrí sí àdúrà wa. So we have two quick scriptures to read. Àti ẹsẹ̀ Bíbélì méjì pàtàkì láti kà. The first one can be found in the book of Mark chapter four I read verse eleven. Àkọ́kọ́. orúkọ rẹ̀ ni yóò mú wa lọ sí ìwé máàkù orí kẹrin and he said unto them unto you it is given to know the mystery of the kingdom of God but unto them that are without all these things are done in parables. Again, turn with me to the book of Zechariah chapter three, and I read verse one to five. me, show me him. Joshua, the high priest, standing before the angel of the Lord, and Satan standing at his right hand to resist him. And the Lord said unto Satan, The Lord rebuked thee, O Satan. Even the Lord that has chosen Jerusalem rebuked thee. Is not this a branch plucked out of the fire? Now Joshua was clothed with filthy garments and stood before the angel. And he answered and spake unto those that stood before him, saying, Take away the filthy garments from him. And unto him said, Behold, I have caused thy iniquity to pass from thee, and I will clothe thee with a change of raiment. And I said, Let him set a fair measure upon his head so they set a fair measure upon his head and clothed him with garments. And the angel of the, of the Lord Stood by. Hallelujah. Hallelujah. So putting these two scriptures together. Briefly, I'm talking about what I call the mystery of satanic garments. Ní There is a department in satanic kingdom. That is called evil garment department. This department is where they design design evil garments for whoever they decided to humiliate. Abala yìí ni wọ́n ti ń ṣàgbékalẹ̀ ẹ̀wù Sátánì tí wọ́n fẹ́ gbé wọ ẹnikẹ́ni tí wọ́n bá wù. Unfortunately, that particular department has brought more profit to the devil than any other department. Ó ṣẹnu láàánú pé abala tí yìí, ó ti mú ọ̀pọ̀lọpọ̀ èrè wá fún wọn ju abala mìíràn lọ. Because that department has prospered in many people's lives. Nítorí abala yìí, ó ti ṣe rere nínú ọ̀pọ̀lọpọ̀ ayé ènìyàn. You see, man. Ènìyàn is a tripartite being. Ó jẹ́ nǹkan tí ó jẹ́ àgùrán tí a dè. He has a body. Ó ní ara. spirit ẹ̀mí and soul. àti ọkàn. therefore nítorí náà. whatever happens to the spirit of a man. ohunkóhun tí ó bá ṣẹlẹ̀ sí ẹ̀mí ènìyàn. if it is not well addressed. tí a kò bá dojú kọ sàn. can affect his life in the physical. ó lè ṣàkóbá ayé rẹ̀. I am praying for a man and woman here this day. àti obìnrin tó ń gbọ́ mi báyìí. any power. kágbára. that has vowed. tó ti pinnu. that you will not go far. wípé o kò ní rìn jìnnà. and they have put the garment of delay on you. wọ́n sì gbé ẹ̀wù ìdájọ́ wọn. under these open heavens. I commanded to fall down and die. ṣubú lílẹ̀ wọn yóò kú. in the mighty name of Jesus. ní orúkọ ńlá Jésù. in this set time satanic garment factory. Nínú ibi tí wọ́n ti ń ṣètò ẹ̀wù sátánì. That is where they come up with all kinds of clothes. Níbẹ̀ ni wọ́n ti ń ṣàgbéjáde onírúurú aṣọ. That they put on whoever they decided to disgrace. Wọ́n máa ń gbé wọ ẹnikẹ́ni tí wọ́n pinnu láti dojú Your spiritual garment. Ẹ̀wù rẹ nínú ẹ̀mí. Is what determines your daily experiences in life. Òun ló ń pinnu ohun tí wàá máa ní ìrírí rẹ̀ lójoojúmọ́. Your spiritual garment. Ẹ̀wù rẹ rẹ ní ti ẹ̀mí. is what determines the kind of battle you face in life. òun pinnu irú ogun tí wàá máa dojúkọ láyé. Joseph the bible says. Joseph bíbélì wípé. his father made for him coat of multiple colours. bàbá rẹ̀ máa ń dá ẹ̀wù aláràbarà fún. but a day came. ṣùgbọ́n ọjọ́ kan dé. is after. brothers àwọn ẹ̀gbọ́n rẹ̀. they conspired together. wọ́n gbìmọ̀ pọ̀. and they removed the coat of multiple colours from him. wọ́n sì mú ẹ̀wù aláràbarà yìí wọ́n bọ̀. from that day. láti ọjọ́ náà. joseph began a downward journey. joseph bẹ̀rẹ̀ ìrìn àjò àrìnpadà sẹ́yìn. when the coat of multiple colours was on him. nígbà tí ẹ̀wù aláràbarà wà lára rẹ̀. he was accorded with honour. wọ́n fi ọlá gbà. he was accorded with preference. ó lọ káàkiri pẹ̀lú ọlá. but from that day they took away that garment, his destiny became naked. It began to move from fry pan to fire. I speak by the spirit of prophecy. At that point where they took your garment of glory away, and your destiny became a ridicule, and you lose your integrity by this morning encounter, I command that garment to be restored by fire. Recover your garment by fire. Recover your garment by fire. Recover your garment by fire. In the mighty name of Jesus. Irrespective of who you are or what you believe. ìwọ jẹ́ tàbí ohun tí o gbàgbọ́. whatever happens to your spiritual garment. ohun tó bá ti ṣẹlẹ̀ sí ẹ̀wù rẹ nínú ẹ̀mí. is what defines your destiny portion. òun ni ó máa sọ bí ìpín àyànmọ́ rẹ jẹ. there are several people in life today who have been limited. àwọn kan bẹ láyé lónìí tí a ti bí ń ti wọn. there are several people who are perpetually frustrated. àwọn kan bẹ tí wọ́n ti gbárùdùrùdù ìjákulẹ̀ lọ́pọ̀lọpọ̀. because the enemy has succeeded in putting evil garments upon them. torí ọ̀tá ti ṣàṣeyọrí láti gbé ẹ̀wù ibi wọ̀ wọ́n. You see. ẹ wò just as your physical garment. gẹ́gẹ́ bí ẹ̀wù yín tí ẹ fojú rí. can attract honour to you. tí ó ṣe lè mú ọlá bá yín. or dishonour. tàbí àìlọ́lá. so it is with our spiritual garment. bẹ́ẹ̀ náà ni ó ṣe rí nínú ẹ̀mí. when a man is dressed in a in an evil garment in the spirit realm. nígbà tí ènìyàn bá wọ aṣọ búburú nínú ẹ̀mí. even though he is putting on designer perfume in the physical. tí bá tilẹ̀ gbé òórùn aláwọ̀ dúdú. sára. no matter his qualifications. lábẹ́ àkóso àmúyẹ they will always say no to him. máa wí pé rárá. no rárá. no rárá. I speak by the spirit of prophecy. ó sọ̀rọ̀ nípa àṣà. every climate of rejection. gbogbo ẹ̀wù ìkọ̀sílẹ̀. the enemy has put on you. tí àwọn ọ̀tá ti gbé gbe making you to get no everywhere you go. ó máa gba rárá nípa by this encounter. nípa let the angels of fire. iná. forcefully remove them today. In the mighty name of Jesus. The question this morning is this What kind of garment are you dressed with? There are several people in the market square of life. Unknown to them. They are busy advertising for the devil. Wọ́n polówó iṣẹ́ ìṣù. Until your spiritual garment is changed. Àyàfi tí a bá yí ẹ̀wù ẹ̀mí rẹ padà. There are some problems that will never let you go. Àwọn ìṣòro kan bẹ tí ò ní jọ̀wọ́ rẹ lọ. When the king sent for Joseph. Nígbà tí ọba ránṣẹ́ pé Joseph. The first thing that was addressed. Ohun àkọ́kọ́ tí wọ́n mójútó. After shaving of his hair. Lẹ́yìn ìgbà tí wọ́n gé irun orí rẹ̀. Was that they removed prison garment from him. him. wọ́n bọ́ ẹ̀wù ẹ̀wù kúrò lára rẹ̀. and he was giving a linen a fine linen. wọ́n wá gbé ẹ̀wù tó wọ́. it was at the point where they gave him a fine linen. ní ìgbà tí wọ́n fún ní aṣọ tó lẹ́wà yìí. that was when he became a celebrity. nígbà náà ni ó wá di gbajúgbajà. the garment of glory. aṣọ ògo. forcefully removed from you. wọ́n fi by the evil men of your father's house. by this morning encounter. ní òwúrọ̀. if your helmet can roar. like thunder three three times. Recover that garment. Recover that garment. Recover that garment. Recover that garment. In the mighty name of Jesus. spiritual garment is changed. àyàfi tí a ẹ̀wù yín padà nínú ẹ̀mí. there are some testimonies that will not come. àwọn ẹ̀rí kan bẹ tí kì yóò wá. there are some blessings that will not come. àwọn ọ̀rọ̀ kan bẹ tí kì yóò wá. before you leave this place. kí o tó fi ibí báyìí sílẹ̀. the power that has subjected your life to shame. shall carry the garment of shame. and you shall be delivered. you shall be delivered. you shall be delivered. hello. are the kinds of clothes they make in this factory. Irú àwọn aṣọ wo ni wọ́n ń ṣe ní abala ilé iṣẹ́ yìí? The first garment. Aṣọ àkọ́kọ́. They make in this satanic garment government department. tí wọ́n ṣe ní abala ilé-iṣẹ́ sàtánì yìí. is what is called. ó ní a ní. the garment of sorrow. aṣọ ìbànújẹ́. whenever they want to afflict a life. nígbàkúgbà tí wọ́n bá fẹ́ kún ayé ènìyàn kan lójú. they go into that department. wọ́n á lọ sí abala ilé-iṣẹ́. where they fashion all kinds of garments. níbi tí wọ́n ti ń ṣe onírúurú aṣọ. I said yes make a garment of sorrow. wọ́n á wípé gbé aṣọ ìbànújẹ́ dìde. a woman. obìnrin kan. that is carrying a number. Woman, nine months pregnancy. Yóò gbé oyún fún oṣù mẹ́sàn-án. Can tell you how painful it is. Mo ń sọ fún yín bí ó ti máa rora tó. Then when you begin to see a woman. Nígbà tí o bá wá ń rí obìnrin kan. Going about with a pregnancy of twenty-four months. Tó wá ń gbé oyún ọdún méjì Thirty-six months. Oṣù oṣù. Because they have introduced the garment of sorrow and affliction. Àwọn ọ̀tá ti fi aṣọ ìpínlẹ̀. Hear the word of the Lord. Níbi tí wọ́n ń lọ. Every abnormality that has become normal. Gbogbo ohun tí kò tọ̀nà tó ti. As a result of the garment of sorrow. Látàrí ẹ̀wù ìbànújẹ́. Under the open heavens. Látàrí. I command it to die. In the mighty name of Jesus. Once the garment of sorrow is introduced the people or the person begin to move from pillar to post. ẹni yóò máa rìn káàkiri láti. they took the garment of glory from Joseph. wọ́n gba aṣọ ògo lọ́wọ́ Joseph. and they gave him the garment of sorrow. wọ́n sì fún ní aṣọ ìbànújẹ́. and he began to move from sorrow to sorrow. ó wá rìn nínú ìbànújẹ́ sínú ìbànújẹ́. they put him inside the pit. wọ́n sọ sínú kòtò. sorrow. ìbànújẹ́ ni. he escaped. ó lọ. they sold him into slavery. wọ́n tà sí ìsìnrú. from slavery he landed in Potiphar's house. láti inú ìsìnrú ló dé ilé ìṣọ̀kan rẹ̀. he thought he had escaped. ọ̀nà kan that garment was still on him. ṣùgbọ́n nítorí ẹ̀wù yìí ṣì ń bẹ lọ́rùn rẹ̀. they conspired against him. wọ́n gbìmọ̀ lòdì sí i. and he ended up in the prison. ó wá padà ayé rẹ̀ sínú túbú. he assisted somebody in the prison. nígbà tó wà nínú túbú. he assisted somebody. ó ran ọ̀pọ̀lọpọ̀ lọ́wọ́. they forgot him. wọ́n gbàgbé rẹ̀. why kí ni ìdí rẹ̀. the garment of sorrow was upon his life. aṣọ ìbànújẹ́ sì ń bẹ lára rẹ̀. when the garment of sorrow is upon the life of a man. nígbà tí aṣọ ìbànújẹ́ ń bẹ lára rẹ̀. he will be before his helpers. yóò wà níwájú olùrànlọ́wọ́ rẹ̀. but he will be invisible. Ṣùgbọ́n wọn kò ní rí. I speak by the covenant that established this mountain. Mo nípa agbára tó fi. Any garment making you invisible before your helpers. Agbára tó jẹ́ di If your helmet can rule like thunder, Ní I command you to catch fire. second garment they manufacture in this department. Àwọn aṣọ tí wọ́n ń ṣe ní abala ilé Is what is called a garment of humiliation. Òun ni aṣọ ìgbóguntì. Humiliation. Aṣọ ìrẹ̀sílẹ̀. That was the garment they used against Joshua the high priest. Aṣọ yìí ni wọ́n lò lòdì sí Joshua olórí àlùfáà. He never knew. Kò mọ̀. That his spiritual garment has been changed. Wípé wọ́n ti yí aṣọ ẹ̀mí òun padà. He appeared before the Lord. Ó farahàn níwájú Olúwa. To carry out his obligations. Láti ṣe iṣẹ́ rẹ̀. But the garment of humiliation they have put on him. Bẹ́ẹ̀wì rẹ̀ sílẹ̀ tí wọ́n ti gbé wọ̀ yìí. Became a legal tender for the devil to resist him. Ó wá di ohun ilẹ̀ òfin tí So the devil stood by him saying, No, you are not qualified. No, you are not qualified. There's a filthy garment on you. I speak by the covenant that established this mountain. The garment of humiliation fashion for you, making them to say no to you where they used to say yes, making them to say we are not ready where they say they are. They are ready. If your helmet can roar like Jonah, I command that garment to oh, catch fire. Catch fire, catch fire, catch fire. Catch fire, catch fire, catch fire. Catch fire, catch fire, catch fire. In the mighty name of Jesus. When the garment of humiliation is upon a person's life, it will be exposed to situation that will be making him a victim of wrong accusation. yóò máa jẹ́ ìjẹ́sí ohun tí yóò máa mú jẹ́ ẹni tí wọ́n ò máa tako ní gbogbo ìgbà. they will always lie against him and stand by it. ní gbogbo ìgbà ni wọ́n máa parọ́ lòdì sí. I speak by the power in the blood of Jesus. mo sọ̀rọ̀ nípa agbára tó ń bẹ nínú ẹ̀jẹ̀ Jésù. the power planning shame for you. agbára tó ń pinnu ìtìjú fún ayé yín. before 12 midnight. Kí aago méjìlá òru òní tó If your hammer can sound like thunder three times. ìbálẹ̀ ró bí àrá nígbà mẹ́ta. Heaven declare the obituary. ìwé ìsìnkú. ìbòkò Heaven declare the obituary. ìsìnkú. Heaven declare the obituary. ìsìnkú. In the mighty name of Jesus. Orúkọ ńlá Jésù. The cost garment they manufacture in this department. Irúfẹ́ aṣọ tí wọ́n ń pèsè ní abala ilé yìí. Is the government of poverty. Ó jẹ́ aṣọ òṣì. I met a man. Mo bá ọkùnrin kan pàdé. Some years ago. Ní ọ̀pọ̀ ọdún sẹ́yìn. As at the time I met this man. Ní ìgbà tí mo bá ọkùnrin yìí pàdé. He has no roof over his head. Kò nílé lórí. He was sleeping in the church auditorium. Ó ń sùn nínú gbọ̀ngàn ilé ìjọsìn. And when he began to explain himself to me. Nígbà tó bẹ̀rẹ̀ sí ṣàlàyé ara rẹ̀. The pastor. Ó ní olùṣọ́ There is no country I have not travelled to. Kò sí orílẹ̀-èdè tí mi ò tí ì dé pastor. olùṣọ́àgùtàn. I have a wife. mo ní ìyàwó. Who's, who, who stays in Canada? tó ń gbé ní ìlú Canada. And I am funding and financing her from here. èmi ni mo sì ń san gbogbo owó rẹ̀ láti yín. But as at that time. ní àkókò náà. Nothing was working. Kò sí ohun kan tó ṣiṣẹ́ fún. He had no roof over his head. Kò nílé lórí. Sleeping in the church. Ó sùn nínú gbọ̀ngàn ilé ìjọsìn. When the garment of poverty is introduced, It does not matter the height a man has attained. That garment will ensure that he goes back to zero point. I speak by the spirit of prophecy. The power that has found tó send you back to where you started from. If your hair Roma. In the mighty name of Jesus. Poverty garments manifest get with holes. ó máa ń ṣe ìfarahàn àpò ajá. poverty garment. ẹ̀wù òṣì. manifest inability to keep or secure gainful employment. ọ̀nà máa ń ṣàfihàn iṣẹ́ tí kò lérè. you will not be able to secure a good job. o kò ní lè rí iṣẹ́ tó dára gbà. good certificates. ìwé ẹ̀rí wà tó dára. yet no employment. bẹ́ẹ̀ ni kò sì sí iṣẹ́. poverty garment. ẹ̀wù òṣì. makes a man become a regular candidate of interview but no employment. Ó máa mú kí ènìyàn lọ fún ìfọ̀rọ̀wánilẹ́nuwò ní gbogbo ìgbà síbẹ̀ kò ṣiṣẹ́. You have done excellently well. Ní o ti ṣe dáradára. We will get back to you. A ó padà pè ọ́. One year. Two years. Nothing is working. Kò sóhun tó ń ṣiṣẹ́. I speak this morning. Mo sọ̀rọ̀ ní òwúrọ̀. By the spirit of an officer. Nípa ẹ̀mí ó ti tó gẹ́. The government of poverty. Ẹ̀wù òṣì. Following anyone under the sign of my voice about. Ó tẹ̀lé tó ń gbọ́ covenant angels of this mountain. Forcefully remove them today. Be removed, remove, remove, remove. Remove, remove, remove, remove. Be by fire. Recebo for them. sotola. In the name of Jesus. upon a person's life. nígbà tí ẹ̀wò òṣì bá lórí ayé ènìyàn. He will be working in a good place. A máa ṣiṣẹ́ níbi tí ó dára. himself will agree. Òun fúnra rẹ̀ á mọ̀. That he had a good salary. Dípò òun gba owó oṣù tó dára. But at the end of each month. Ṣùgbọ́n ní ìparí oṣooṣù. Is financially bankrupt. A ti jẹ gbèsè. That is a symptom. Òun ni àmì of garment of poverty. Tí ẹ wo òṣì. Are you here this morning? Ó wà ní ìní òwúrọ̀ yìí and there is a situation in your life that does not allow money to stay in your hands. àwọn nǹkan bẹ nínú ayé rẹ tí kò fààyè gba owó láti dúró lọ́wọ́ rẹ. are you here this morning. jó wà ní ìní òwúrọ̀ yìí. there is a problem that does not come a sickness that does not come until there is money in your hands in your account. àwọn àìsàn kan bẹ tí kì yóò wá àyàfi tí owó bá ti wà lápò ìfowópamọ́sí rẹ. jó wà ní ìní òwúrọ̀ yìí. you are asking the questions. ó ti ń béèrè ìbéèrè. what is wrong with me. kí ni ó ń ṣe mí gan. what is wrong with me. kí ni ohun tó ń ṣe mí. going by the money you have touched in your life. kí nípa owó tó ti fọwọ́ kàn láyé rẹ rí. If they said you own a house in a big environment in Lagos State. Ṣé wọ́n sọ pé o ní ilé ní àgbègbè tó tóbi jùlọ lẹ́kọ̀ọ́? It's not too much for you. Kò sí ìpọ̀jù fún ọ. But nothing to show for it. Ṣùgbọ́n kò sí ohun kan tí wàá fi hàn fún It's because of you that the Lord has sent me here. Nítorí ìtìrẹ ni Ọlọ́run fi rán mi wá. I hereby speak by the spirit of prophecy. Nítorí náà mo wá sọ̀rọ̀ nípa ẹ̀. The garment of poverty. Ẹ wo oṣù. And treading shame to your life. Ọmọ ìtì ìtìjú wá sí ayé rẹ. I set it on fire. Iná jó wọn. In the name of Jesus. Receive your freedom. Receive your freedom. Receive your freedom. Receive your freedom. Receive your freedom. Receive your freedom. Receive your freedom. Ẹgbẹ́ ìtúsílẹ̀. Let me tell you, share with you two more. Ẹ jẹ́ kí n bá yín sọ méjì sí. The fourth kind of garment they make in this department. Irúfẹ́ aṣọ tí wọ́n ń ṣe ní abala ilé iṣẹ́ yìí. Is what is called the garment of infirmity. Òun ni à ń pè ní aṣọ àìlera the man at the pool of Bethesda. Ọkùnrin tó bẹ létí odò Bethesda. Had that garment on him. Ó ní aṣọ yìí lára rẹ̀. When that garment is upon a man. Nígbà tí ẹ̀wù yìí ń bẹ lára ọkùnrin yìí. He needs divine intervention. Ó nílò ìdásí àtòkè wá. Because the man was there for thirty-eight years. Nítorí ọkùnrin yìí ń bẹ níbẹ̀ fún ọdún méjìlélógójì. No man could help him. Kò sí ẹnikẹ́ni tó lè ràn lọ́wọ́. People are afraid of helping him. Àwọn ènìyàn bẹ̀rù àti ràn lọ́wọ́. Because they are perceiving. Nítorí pé wọ́n ń pè é That anyone that applies to every man will carry the problem. wípé ẹnikẹ́ni tó bá ràn án lọ́wọ́ yóò gba ìṣòro rẹ̀. you hear your case is like that. ǹjẹ́ wà ní ìyẹn ọ̀rọ̀ tìrẹ níbẹ̀. you are surrounded by men that can help you but they are not willing to help you. tó yẹ kó tó yẹ kó ràn án lọ́wọ́ tí wọ́n there is something telling them if they help you they will carry that problem. wọ́n bẹ̀ wípé tí a bá náà lọ́wọ́ àwọn yóò gba ìṣòro rẹ. under these open heavens. lábẹ́ ọ̀run tó ṣí yìí. help from above. ìrànlọ́wọ́ láti òkè. that will change your story to glory. yóò yí ayé rẹ padà. receive it today. Receive it. Receive it. Receive it. Receive it. Receive it. Receive it. Receive it. Receive it. In the name of Jesus. chapter 10, verse 50. Nínú ìwé Mark orí kẹwàá ẹsẹ̀ àádọ́ta. Part B, the Bible says. Apá kejì rẹ̀ Bíbélì wí. And he casting away his garments, rose and come to Jesus. Blind Bartimaeus cast away the garment of infirmity until he casted away that garment. His healing was not did not manifest. This morning, every garment of infirmity that followed anyone here. Making your destiny to seek. In the name of Jesus. strange. Tí ó but real events happening. Àwọn ìṣẹ̀lẹ̀ tó jẹ́ ojúlówó ń ṣẹlẹ̀. So in this generation. Nínú ìran tí a wà yìí. You cannot afford to be a modern man at the expense of spiritual realities. O kò lè jẹ́ ẹni tó kàn wà ní ìgbà tí ohun tẹ̀mí tó lóye lórí. there are self practice limiting modern people. àwọn nǹkan tó ń bí tí àwọn ènìyàn. modern men acquire skills in most of the fields available plenty certificates at the expense of spiritual survival in the time of trouble. àwọn ìgbọ́n tí wọ́n ní ìwé ẹ̀rí tó níye lórí ṣùgbọ́n wọn kò ní ohun kan láti fi hàn. you cannot watch what you don't want in your life. o kò lè ní ohun tí o kò fẹ́. there is a power behind your challenges. ohun kan bẹ tó dé àtìlẹ́yìn tó ní problems in life are not normal. Àwọn ohun tí ó ṣẹlẹ̀ nínú ayé rẹ kò ń ṣe ojúlówó. There was a story of a young boy. Ìtàn ọmọdékùnrin kan bẹ̀. And this academic academic guru. Ó jẹ́ ẹni tó mọ̀wé dáradára. Was this academic guru a professor? Professor kan bẹ. Who found himself in a boat with a small boy? Tó bá ara rẹ̀ nínú ọkọ̀ ojú omi pẹ̀lú ọ̀dọ́mọkùnrin kan. as they were going in this boat. Bí wọ́n ti ń lọ nínú ọkọ̀ ojú omi yìí. He picked up a little rock. Ó mú òkúta. òkúta kékeré. and ask the young man. ó wá sọ fún ọmọdéwọmọkùnrin. do you know anything about geology? ǹjẹ́ o mọ nǹkan kan nípa ìṣẹ̀dá òkúta? the boy said no. ọmọdékùnrin yìí wípé rárá. he said you have lost twenty five percent of your life. ó ní o ti pàdánù ìdá mẹ́rin nínú ayé rẹ̀. as in we going again. bí wọ́n tún ti ń lọ. he pluck up a leaf. ó tún gé ewé kan. say young man. o ní ọ̀dọ́mọkùnrin. do you know anything about botany? ǹjẹ́ o mọ nǹkan kan nípa ewé? the boy said no ọmọdékùnrin yìí pé rárá. you have lost another twenty-five percent of your life. ó pé o tún ti pàdánù ìdá márùndínlọ́gbọ̀n nínú ayé rẹ̀. thirty minutes there about. wọ́n tún lọ. the sun began to set. òòrùn bẹ̀rẹ̀ sí ní ràn. He turned to the young boy again. Ó tún ti kọ ọmọdékùnrin. Do you know anything about astronomy? Ǹjẹ́ o mọ nǹkan kan nípa kí ayé òòrùn wò? the boy said no. ọmọdékùnrin yìí wípé rárá. you lose another twenty of your life. ó ti pàdánù ìdá márùndínlọ́gbọ̀n mìíràn. suddenly lójijì. there was a storm on the sea. ìjì bẹ̀rẹ̀ sí ní jà mighty star. ìjì ńlá. and the young boy turned to this man. ọmọdékùnrin wa kọjú sí professor yìí ó wí pé bàbá. do you know anything about swimmingology. ǹjẹ́ o máa ń kóhun nípa lílúwẹ̀ẹ́. the man said no. ọkùnrin yìí rárá. say you have lost hundred percent of your life. ó wá sọ fún yín pé gbogbo ìgbésí ayé rẹ ló ti dàgbàdùn rẹ. inside the waters. ọkùnrin yìí kú sínú omi. and swam his way to safety. ọmọkùnrin yìí sì wẹ̀ jáde ní omi. if you know everything at the expense of spiritual survival in the time of trouble. ìwọ bá mọ ohun gbogbo. Gbogbo nínú ẹ̀mí tí ó lè mú nínú ìṣòro. The enemy will waste and many have been wasted. Àwọn ọ̀pọ̀lọpọ̀ ló I speak into the life of somebody here. Mo sọ̀rọ̀ sínú ayé ènìyàn kan lónìí. Any power using your ignorance against you. Tó ń lo rẹ lòdì By this encounter. Nípa ìbápàdé. Let the ground open and swell on up. mi. In the mighty name of Jesus. Olùkọ́ ńlá Jésù. The last garment they manufactured that I would like to talk about. According to the book of John, chapter 11, verse 44. And he that was dead. Òun náà tí ó ti dòkú. Came forth. Ó jáde wá. Bound hand and foot with grave clothes. Wọ́n dé lọ́wọ́ àtẹsẹ̀ pẹ̀lú aṣọ ìtẹ́kù. Grave clothes. Aṣọ ìtẹ́kù. Is one of the most horrible garments they make in that department. Ó wà lára àwọn aṣọ tó burú jáì tí wọ́n ṣe lábala ilé-iṣẹ́. Grave clothes. Ẹ̀wù ìtẹ́kù. Whenever it is introduced into the life of a man. Nígbàkigbà tí wọ́n bá lò sí. ¡Es la genio! everything around him becomes dead. Ohun gbogbo láyìíká rẹ̀ á di òkú. He begin to emit strange odors. Yóò bẹ̀rẹ̀ sí ní máa ní ìmí. When he appear in a place. Nígbà tó bá farahàn níbì kan. People begin to say what is smelling what is smelling. Àwọn ènìyàn máa wí pé kí ló rùn kí ló rùn. His finance will die. Ètò ìṣúná owó rẹ̀ yóò dé. Career will die. Iṣẹ́ rẹ̀ yóò dé. Marriage die. Ìgbéyàwó rẹ̀ yóò dé. Whatever it touches. Ohunkóhun tí bá fọwọ́ kàn. Why? Kí ni ìdí rẹ̀? Grave clothes. Aṣọ ìtẹ́kùn ni. Has been introduced. Wọ́n ti fi Are you here this day? Ǹjẹ́ o wà níyìn lónìí? Regularly you dream of dead friends, dead relatives, you eating with them occasionally. Ní gbogbo ìgbà ló máa ń fi àwọn tó ti dòkú nínú ẹbí rẹ̀ lálàá tó ń bá wọn jẹun. Are you here this morning? O wà ní ìlú yìí. You often have see yourself in a dream. Nígbà gbogbo máa ń rí ara rẹ lójú àlá. Putting on rags. Tó ń wọ àkísà grave clothes. aṣọ ìtẹ́kù ni. turn to rag easily. ó máa ń di àkísà. because of the chemical coming out of the cups. nítorí àwọn eh, ohun olóró tó ń jáde. are you here this morning. ǹjẹ́ wà ní ilé òwúrọ̀ yìí. They always urge you because of the situation you are passing through. Don't kill yourself. Don't kill yourself. Something always tell you that go and kill yourself. Ní gbogbo ìgbà ní àwọn Are you here this morning? dé where you are seated. níbi tí o jókòó sí. where you are connected to this service. ibi tí wọ́n ti sọ pọ̀ mọ́ ìjọsìn yìí. everything around you is going down. ohun gbogbo láyìíká rẹ ló ń lọ sílẹ̀. then nígbà náà. you need to be aggressive and say enough is enough here this morning. o nílò láti ní ipá kí o wá wípé o ti tó kẹ́ ní òwúrọ̀ yìí. grave cloth. aṣọ ìtẹ́kùn. does not have any other agenda. kò ní iṣẹ́ mìíràn láti ṣe. it is it, it, its agenda is to kill. Iṣẹ́ rẹ̀ ni láti pa. And that it does gradually. Eléyìí á sì máa ṣẹlẹ̀ ní ṣíṣẹ̀ Sometimes it can be in place for seven years. Nígbà mìíràn ó lè wà níbìkan fún ọdún méje. You just say that the person drop dead. Ẹ kàn rí pé ẹni ìṣàkú ni. doctors, we always see what they are trained to see. Dókítà a wọn láti rí ohun wọ́n kọ́ láti rí. Spiritually the government, the grave cloth have been programmed seven years before time. Wọ́n nípa tẹ̀mí aṣọ ìtẹ́kùn yìí wọ́n ti ṣètò rẹ̀ lọ́dún méje àkókò náà. I speak by the covenant that established this mountain. Mo sọ̀rọ̀ nípa májẹ̀mú tó fìdí ìránṣẹ́ And by the covenant of the call of God upon my father in Lord Abidike Olukoya. Májẹ̀mú ìpè lórí ayé bàbá ní olúwa dókítà. Any grave clothes. Gbogbo aṣọ Waiting for maturity day in the life of anyone here. If your helmet can roar like Jonah, I command you to catch fire. In the mighty name of Jesus. What do we do? To conquer the agenda of satanic garments. Láti lè borí àgbékalẹ̀ aṣọ sàtánì. Number one, you need divine encounter. Àkọ́kọ́ ni pé o nílò ìbápàdé àtòkè wá. The point of encounter is the point where your garment of filthiness is removed àìbápàdé àtòkè rẹ ni ibi tí aṣọ ìrí rẹ tí a ó ti bọ kúrò. number two you need to repent from every known sin. ìkejì ni pé gbọ́dọ̀ ronúkúwàdà ní kúrò nínú gbogbo ẹ̀ṣẹ̀ tí ó mọ̀. any sin in our lives. ẹ̀ṣẹ̀kẹ́ṣẹ̀ nínú ayé wa. will make us easy prey to the devil. yóò sọ wá di ìjẹ lọ́nà tó rọrùn fún ẹ̀. any sin in our lives. ẹ̀ṣẹ̀kẹ́ṣẹ̀ nínú ayé wa. will give the devil a legal ground. yóò fún èṣù ní ilẹ̀ òfin láti gbógun tì wá. the third thing we need to do. ohun kẹta ta nílò láti ṣe is to prayerfully close down that department that it will not prosper against our lives. ó láti fi àdúrà wó abala iléeṣẹ́ yìí palẹ̀ tí kò ní ṣe rere nínú àjẹmọ́. the fourth thing we need to do. ohun tí a nílò láti ṣe. is to pray yourself. ó láti fàdúrà fún ara rẹ. out of any satanic garment. jáde kúrò nínú ẹ̀wù sàtánì yòówù. into breakthrough. lọ sínú àlàjá. and the last but not the least. ìtókẹ́yìn. we barricade our lives. a ó yí ayé wa ká. using the blood of Jesus. For we overcame him. By the blood of the Lamb. And by the word of our testimony. There's somebody that came with terminal ailment here this morning. Before we say the grace, the source of that amen shall dry up. Rise to your feet. You know you are here this morning. Ó pọ̀ wà ìní òwúrọ̀ yìí. You've not had an encounter with Jesus. O ko ì ní ìbápàdé pẹ̀lú Jésù. You've not met with Jesus. O kò tí ì Jésù pàdé. You have not given your life to him. O kò tí ì ayé rẹ fún. Either you are here present or connected to this service anywhere. ní ìjọsìn yìí níbì kan. You have wonderful opportunity here this morning. O ní àǹfààní rẹwà lówùúrọ̀ yìí. You are saying pastor. Ó wí pé olùṣọ́ àgùntàn. I don't want this garment to continue in my life. Èmi ò fẹ́ kí ẹ̀wù yóò tẹ̀síwájú. Nothing is working. Nothing is working. Ohun tó ń ṣiṣẹ́ kò sóhun yes for things to work. bẹ́ẹ̀ni fún ohun gbogbo láti ṣe déédéé. you need to be reconciled with your maker. o nílò láti ṣàlàjà pẹ̀lú ẹlẹ́dàá rẹ. while all eyes are closed. nígbà tí gbogbo ènìyàn di ojú. you are there you are saying pastor I want to surrender my life to Jesus. o wà ní ìhó wípé olùṣọ́àgùtàn mo fẹ́ yànda ayé mi fún Jésù. this is a wonderful opportunity. eléyìí jẹ́ àǹfààní tó dára fún ọ. another opportunity may not come. àǹfààní mìíràn lè má wá. Why not seize this opportunity? Just signify by raising up your right hand. You are saying pastor I want to surrender my life to Jesus today. God bless you I can see that hand. I can see those hands. Those of us raising up our right hand can we take another step of faith? Rise to your feet wherever you are seated. Ẹ dìde níbi tí ẹ bá jókòó Rise to your feet. That is why Jesus brought you here. That's why Jesus brought you here. Thank you, Father. Now you take a step of faith just come to this altar here. Gbèsè ìgbàgbọ́ ẹ jáde wá síwájú pẹ̀lú. Come to this altar. Jesus has brought you here. Jésù mú ọ wá To set you free. From the agenda of humiliation. He has brought you here. To set you free. from satanic problems. Those of us at the altar here. I want to congratulate you because you have taken the most important decision any man can take. lórí ẹ ti ṣe ìpinnu tí ó dára jùlọ tí ènìyàn lè ṣe láyé. I myself took this kind of decision many years ago. èmi náà ṣe irúfẹ́ ìpinnu yìí ní ọdún tó pọ̀ sẹ́yìn. and it has bettered my life to a, a great deal. ó sì ti mú ayé mi di ọjọ́ òní tó dára. just say this prayer of faith with me. ẹ sọ àdúrà ìgbàgbọ́ yìí pẹ̀lú mi. say Lord Jesus. ẹ wí pé Jésù Olúwa. I thank you for this morning. mo dúpẹ́ lọ́wọ́ rẹ fún òwúrọ̀ yìí. if you are joining them please walk fast. tí o bá ń darapọ̀ mọ́ wọn. I thank you for your word dúpẹ́ fún ọ̀rọ̀ rẹ. that has reached out unto me. eléyìí tó ti tọ̀ mí wá. today. lónìí. I confess my sins. mo jẹ́wọ́ àwọn ẹ̀ṣẹ̀ mi. I ask that you forgive my sins. mo I say bye bye to the devil and all his works. Today I accept you. As my Lord. And personal saviour. Amen. Amen. Say Lord Jesus. Ẹ wí Come into my life. And reign supreme in my life. Thank you for saving me. Mo Amen. Father I pray for these ones. It's my friends who have taken taking the step of faith. Àwọn ọ̀rẹ́ mi tí wọ́n ti gbé ìgbésẹ̀ ìgbàgbọ́ wọ̀nyí. In surrendering their lives to you. Nípa yíyànda ayé wọn fún ọ. I pray you forgive their sins. Mo gbàdúrà pé kò dárí ẹ̀ṣẹ̀ wọn Write their names in the book of life. Kọ́rúkọ wọn sínú ìwé yìí. The the grace to continue with you to the end. Agbára àti oore ọ̀fẹ́ láti tẹ̀síwájú dé òpin. I pray you give to them. Mo gbàdúrà ìpẹ́ òfin fún. Thank you heavenly father. Adúpẹ́ bàbá wa In Jesus mighty name we pray. Ní orúkọ ńlá Jésù ni Amen. You see the sleep that has been given to you. Àwọn ìwé pélébé tí wọ́n fi fún yín. We want want you to fill it with your right information. A fẹ́ kí ẹ kọ ìròyìn tí ó tọ́ nípa yín sínú rẹ̀. Praise the name of the Lord. Ẹyin orúkọ Olúwa. Give us your details. Ẹ fi ìròyìn tó tọ́ nípa yín sínú àwọn ìwé wọ̀nyí. We will get back to you. A ó sì pè máa ránṣẹ́ sí yín. Ògo ni forúkọ Olúwa. Please can we rise our feet? Ẹ jọ̀wọ́ ẹ dìde. Meet the pastor there. Ẹ lọ bá àwọn olùṣọ́ àgùntàn. Can we it? I never knew he will answer me this way. I never knew he will answer me this way. I never knew he will answer me this way. As you answer me this way. Thank you, Jesus. Hallelujah. I never knew. He will answer me this way. I, never knew. that you answered me this way. thank you, Jesus. We have three quick prayers to pray. A ní àdúrà mẹ́ta láti gbà ní kọ́kọ́. But don't allow the voice of anyone to overshadow your voice. Má fàyè gba ohùn ẹnikẹ́ni láti bo ohùn rẹ mọ́lẹ̀. If you are hearing the voice of the person by your side. Tí bá ń gbọ́ ohùn ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ. It means you are not praying. Ó túmọ̀ sí pé o kò gbàdúrà. So we are going to sing this song. A ó kọ orin yìí. Before we go into this prayer. Kí a tó lọ sínú àdúrà. Are we ready? Ṣé a ṣetán? come by fire, come by sword, come by fire, come by sword, come by fire, come by sword, fight my battle for me. Hallelujah. Come by fire, come by sword, come by fire, come by sword, come by fire, come by sword, fight my battle for me. Fight my battle for me. Come by fire, come by sword, come by battles for me. Fight my battles for me. Fight my battles for me. Fight my battles for me. Fight my battles for me. Fight my battles for me. Fight my battles. Shout shout it again. Olúwa rẹ̀ lẹ́ẹ̀kan sí i. Die, die, die. In the mighty Jesus. Yorùbá ńlá Jésù. Command it to die. Bàjẹ́ kí wọ́n kú. The government of infirmity. Aṣọ àìlera. Kú. Die, kú. Die, kú. Die, kú. Die, kú. Die, kú. Die, kú. Die, kú. Die. In the name of Jesus. Yorùbá Jésù. Say, say, say, say. mighty name we pray. I decree by the decree of heaven. Into the life of that man, that woman. Any problem in your life that has to do with the garment of affliction. That has to do with the garment of from with from with grave clothes. Right there where you are. I command it to expire the name of Jesus. Say any garment in my life. Attracting problems to me. Your voice is not loud enough. Your voice can be louder than that. Catch fire! Yes. Any problem. Any garment. Magnetizing problems. I set on fire. I set on fire. I set on fire. I set on fire. You the garment of poverty. She removed her sister. Remove her sister. In the name of Jesus. Be removed. You the garment of limitation. Where Be removed. Thank you, Jesus. In Jesus' mighty name we pray. One more. Àkọsí. Before we pray this prayer, your special offering for this meeting, kindly bring it out. Kí a tó gbàdúrà yìí, ọrẹ àṣàyàn yín fún ìpàdé yẹn mú jáde. A special seed. Irúgbìn àyà. It's a special meeting. Bring it out. Thank you, Jesus. Thank you Jesus. Thank you Jesus. Hold it in your right hand. Ẹ mú sí ọwọ́ ọ̀tún yín. As you pray this particular prayer. Láti ń gba àdúrà yìí. Father. Bàbá. In the beginning. Ní ìbẹ̀rẹ̀. You created the heaven and the earth. Ẹ dá ọ̀run The earth was without form and void. Ayé ń bẹ ní jújú láì And your spirit moved upon the face of the waters. Ẹ̀mí rẹ̀ sì rìn lójú omi. Let that same spirit. Jẹ́ kí ẹ̀mí yìí kan náà. That moved upon the waters at the beginning. Tó rìn lójú omi ní ìràtètèkọ́ṣe. Move upon every life under the sound of my voice in the name of Jesus. Ìgbà yẹn tó pa òun mi ní orúkọ Jésù. special offering we are raising up to you. Ọrẹ tí a gbé sókè sí ọ yìí. By the move of your spirit. Nípa rírì ẹ̀mí rẹ. Sanctify it in the name of Jesus. Ẹ̀yà sí mímọ́ ní orúkọ Jésù. By the move of your spirit. Nípa rírì ẹ̀mí rẹ. Accept it in the name of Jesus. Ẹ gbà ní orúkọ Jésù. Isaac sold in that land. Isaac ṣiṣẹ́ ní ilẹ̀ náà. And in the same year. Ní ọdún kan náà. He received hundred fold of harvest. Ó gba irúgbìn ìrọ́pò ọgọ́rùn-ún. let this seed in our hands. jẹ́ kí irúgbìn tó ń bẹ ní ọwọ́. provoke uncommon harvest in the name of Jesus. sórí ìkórè tí kò wọ́pọ̀ sókè nínú ayé wa lórúkọ Jésù. as we pray this last prayer point. àti ìgbàkókò àdúrà tó kẹ́yìn yìí. let the garment of honour. ẹ jẹ́ kí aṣọ ọlá. replace the garment of shame in our lives. ẹ kó aṣọ ìbànújẹ́ ní orúkọ Jésù. we pray this last prayer, all the evil comments that your angels are forcefully removed from us, let those comments go back to the owners in the name of Jesus. I Cover your testimony with the blood of Jesus. Thank you, Heavenly Father. In Jesus' mighty name we pray. I beg you by the mercies of God. If you don't know how to be angry, you need to be angry now. Because there's somebody here. As you go out of this place, the, the call that will make you embark on unending laughter and celebration shall suddenly locate you. Say, Where is the Lord God of Elijah? i it. Help your mouth and say it.